على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان واستنى بسنته إلى يوم الدين أما بعد أتكفى الله سبحانه وتعالى أتقرر عليكم كاتب نبي محمد صلى الله عليه وآله وسلم إليتي أسري كفر ولا إن شاء الله هناني جواب صريح في بيان مضادة الطريقة التيجانية للإسلام الصحيح الإمام ابن باديس رحمه الله سواء كان ساري البيو كان ساري في كلير دي نينو وما يروجو لي تو وانتا هنا نبي مقال بأتكو كيكيري كتي آه تي الشيخ ابن باديس رحمه الله تي وقف لوري àwọn ìṣàlàyé bí tọ̀ríkọ̀tù Tìjàníyà bó ṣe jẹ́ tọ̀ríkọ̀tù mudaddatun lil islami sahih bó ṣe jẹ́ ojú ọ̀nà tí ó tako ojú ọ̀nà ẹ̀sìn islam Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ká tó ìdáhùn yẹ tautiya insha wọ́n gbà wá pé Ànábì sallallahu mú òkú wọn dẹ̀kú lórí ayé ọlọ́wọ̀bá ògbẹ̀mí wọn kò mú ọkú tí ẹ bá ń ṣe wípé wọ́n ti jẹ gbogbo ṣẹ́ tó yẹ kí wọ́n jẹ tán fún wa gẹ́gẹ́ bá dẹ̀ ṣe mọ̀ pé anẹ́bí sallallahu alaihi wasallam ni anẹ́bí lámọ́lẹ̀ pé lánàbí ya ba'di kò sánàbí kan lẹ́yìn mi kò sẹ́ni kan tó lè lẹ́yìn mi má débi kó wà jẹ́ rasul léyìí tí ó ma gba wáhí látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ló jẹ́ kígbà tí annabi kútọ́ sallallahu alaihi wasallam táwọn yẹn bẹ̀rẹ̀ sí ní ma dìde tán pè àpè mara pé annabi ọlọ́lọ́wọ́nà gẹ́gẹ́ bí musailamatul kadhab gẹ́gẹ́ bí tuliha al-asadi gẹ́gẹ́ bí sajah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ eléyìí táwọn ahmadiyya tí wọ́n fira wọ́n ti sí lọ́dọ̀ haulahi da'un nubuwa àwọn lè pàpì mara ipé òjíṣẹ́ ọlọ́run láwọn ipé annabi láwọn ẹ àwọn náà annabi ọlọ́run láwọn náà lẹ́yìn annabi muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́n jẹ́ yíwa ní qur'an kí ma kana muhammadun aba ahadin min rijalikum lakin rasulallah wa kò sẹ́ni kan tánàbí jẹ́ bàbá rẹ̀ nú yíò àmá òjíṣẹ́ ọlọ́run là nẹ́bí sallallahu alaihi wasallam ó sì ní ìgbẹ̀yìn àwa nẹ́bí ọlọ́run láwọn àfáà fi Muhammad sallallahu alaihi wasallam wọ́n dìklẹ́ pé ẹni bẹ́ẹ̀ ńkọ́ o kèfèrí ni o kìkí ń ṣe mùsùlùmí àwọn tó bá nígbàgbọ́ nínú ẹni bẹ́ẹ̀ náà àwọn ní kìí ṣe mùsùlùmí kùfárù ni wá ló fi jẹ́ pé nínú àwọn mistake tí ó ma lágbára ní kọ́ ma ní masalasi àwọn ahmadiyya awin pè masalasi a ní church àwọn ahmadiyya li'annahum laysu muslimin ìdí ní kéèmè kí ń ṣe musulmi kí ni dí wọ́n ti lánàbí mi tó yàtọ̀ sáà nàbí wa muhammad sallallahu alaihi wasallam ìwọ musulmi ó ní ashhadu allah ilaha illallah wa anna muhammadan rasulullah babu bakri ṣe winu bí umar ṣe winu bí Uthmanu àti Ali ṣe wínú bí àwọn al-asharatul mubashsharuna bil janna ṣe wínú bá wọn ará Badru ṣe wínú bá wọn muhajiruna ṣe wínú bá wọn ansaru ṣe wínú walladhina ja'u min bá sí sọ́nù ṣe wá di early 90s tí ó tún wá àtúnwá àdọ́fà pé wa Ghulam Ahmad nabiyullah yu'qal so ní òfin síyè méjì nínú wọn kì í ṣe mùsùlùmí ó clear bóò ṣe lè gbà pàwọn ọmọ Musailamatul Kadhdhab bá ṣe jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ló ṣe lè gbà Musailama àgbà tó dé àwọn sàhábà bàjá gidi gan ni ó kódà wọn padà pani ó di ogun pé anábì ni wọ́bó yọ́rọ̀ padà sínú Islam wọ́n ń sọ fún Musailama ní pé padà sínú Islam pé alánàbì lè mísẹ́ lẹ́yìn Muhammad tó kú ìmìlànàbì tó kàn kí pé Wahshi àwọn nápa ní yamama house wọ́n lọ kama ibi tẹ́m̀bé ogun ṣẹlẹ̀ tó lágbára gan apadà hendi ayé rẹ̀ nígbà ìdáni mọ́sí mọ́ sí fún wọn ni ẹ̀tọ́ máa ti mọ́ báyìí ó gbọ́ lánàbí ni ọ bẹ́ẹ̀ ni sọ pé ò sọ bẹ́ẹ̀ mọ́ àyọ́rá ah, ìmìlà náàbí ẹ̀pádánù láti pa mọ́ bá ti ẹ lọ ìdí ni wípé kò lè sánàbí mímọ̀ lẹ́yìn anẹ́bí Muhammad ni sallallahu alaihi Islam wọ́n wá sálàyé gbogbo ń ta ní bùkátà sí fọwà láàfi ní bùkátà sí kẹ́nìkan tún wá dé kó wá fikún ma ó lè fikún kí ní ti pé in tó bá sọ ó gbọ́dọ̀ máa kà fún wa nínú Qur'an àti nínú súnnà ni tíra tó bá kọ kò sí bó ṣe lè pọ̀ tó é tíra ipò tí ó bá ti sí àwọn tó wà ní Qur'an àbáwọn àgbọ́yé náà Qur'an àbí àwọn àgbọ́yé ahadith gẹ́gẹ́ báwọn ẹni rẹ̀ ìsíwájú ṣe gbọ́yé fahuwa batilun fasidun kasid irọ́ lásán ni kò sí kẹ̀kẹ́ bẹ̀ ìdí ni wípé o lè mú mi alánàbí Muhammad Muhammad o òun ni gbẹ̀yìn òjíṣẹ́ òun ni gbẹ̀yìn àwọn náàbí ọkùn sánàbí mi lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn Islam ó ní ẹ̀sìn tó kẹ́yìn Islam ààrẹ ti pánẹ́bì kẹ̀kẹ́ bọ̀ kódà tún lọ nínú àwọn àpẹẹrẹ wípé ayé ti rẹ parẹ́ oníkọ́lọ̀ rán ànẹ́bì gbẹ̀yìn wa lànẹ́bì sọ pé bu'ithu bayna yaday saa kahatan ànẹ́bì ni wọ́n rán mi àsìkò alìkìyàmọ̀ ti súnmọ́tán bí ọ méjì báyìí ba'ida wa narahu qariba aláwí pọ́pẹ́ ìṣẹ́jú mélòó ní 1000 years o náà kọ̀ ló ti pé 1400 ló ti wà láàrin àtàrí bíbáyìí gbàtàwà bíbáyìí bí a táyé bá sì tún sẹ́kù ó sì gbé 2500 gbogbo tálò láyé bí kékeré báyìí náà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala lẹ́yìn gbàtà nàbí wa kúta akọ́kọ́ sọ nípa nàbí tó kọ̀kọ́ sá nàbí mọ́lẹ́yà nàbí ìyẹn kọ̀kọ́ Islam ó rinlẹ̀ ànàbí ṣàlàyé gbogbo ẹ̀sìn tayẹyẹ fún al-yawma akmaltu lakum dinakum وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ọlọ́run ní èní nígbàyẹn mo ti pé ẹ̀sìn islam fún yín mo ti parí ìdẹ̀ra mi lẹ́yìn lórí mo ti wáyé ní sí islam fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn àwọn olè jẹ́ oyíwa pé alẹ́nìkan ò lè dé lẹ́yìn sẹ́ kó mú nǹkan tuntun wá kò síbi tí ó gbé wọnú ẹ̀sìn islam wọ àwọn òsì nígbà fún tọ́yẹ̀ nínú àwọn tánàbí tí wájú yíwa ní pé àwọn àdádálé obẹ̀rẹ̀ sí ni ma wọnú ẹ̀sìn tó ń bá lè kú tán báyìí oníkálùkù bẹ̀rẹ̀ sí ni ma gbé ti ẹ̀wà ní bí káwọn yẹn ń sọ ká nàbí dákẹ́ tó bá ti dákẹ́ báyìí kọ́kọ̀ntínú because bàtà níbi alayhi sallallahu alaihi wasallam islamu lágbára gan tó bá dé tó bá ti gbé òsèkú sí ya Rasulullah ẹnìkan sí bá yóò àníbí ò ti sọ̀dájọ́ rẹ̀ ó haiba yẹn ṣẹ̀ṣẹ̀ kún bẹ́ pé ah abúwákí sí wọn bẹ́ ah, ara àwọn ilé ìgbẹ́sẹ̀ ànẹ́bì yẹ kọjá bẹ́ tẹ́wẹ́sẹ̀ ní sánàbí ṣe sánàbí ṣe ní tàbákí ọmọ ìlọ ẹnu abákí kúta Umar Umar bọ́ síbẹ̀ Umar náà lé gbogbo special prayer kan Umar kọ́kọ́ ní ọkọ́kọ́ lọ tún wọn káyẹ lọ lù wọn mọ́bẹ̀ náà ẹnìkan Qur'an Umar mú wọn sí ń blálà wọn sí hajjúrù rẹ̀ fún change tó fi kílẹ̀ pẹ́ ní yí ti kó lórí tó wà lórí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Uthman nínú al-khulafa ar-rashidun láyé Uthman àwọn onífìtínà tí wọ́n ti ń sarajọ wọ́n kọ́kọ́ pa Umar pé àkọ́kọ́ ní láti pa Umar rina tàbà pa Umar rina ní ibi dẹ̀sì Islam yíwó wọ́n kọ́kọ́ pa Umar rina nuna bọ́n ṣe pa Umar yẹn yóò inú Umar wá dùn gá kèfèrí ló pa mí inú mọ́ rúdùn gan ni ó dáa ikú mi wáyé látọ̀dọ̀ kèfèrí ai ìsìtò ṣìhídá wọ́n pa umar sójọ́nà Allah subhanahu wa ta'ala orí òun síbi tàbá kí tálé ní òní umar wa ó sì jáde níbi sáfú ibo ní lọ àwọn ènìyàn olèmọ̀ láwọn ọmọ ìyá àwọn Hamas tọ́láwọn jagun Philistine wọ́n ń ṣe ọdún ìjọ tí wọ́n pa Umar dè ní ní Iran inú wọn máa ń dùn ní pé nínú pa Umar ah, alhamdulillah Abu Lu'lu al-Majusi al-Kafir al-Munafiq òun ló nínú àwọn sàárè tí wọ́n ń sìn ní Iran Iran tàti pa olórí àwọn Hamas ah, alùmọ́bù ìgbà tí mo rí janaza inú mi dùn àwọn ọmọ ìyá rẹ̀ náà àwọn ṣíyà náà kí mi sí lára olórí àwọn àmásálà àwọn jàun Filistine Umar tó kọ́kọ́ Filistine lánàá àwọn ṣíyà àwọn ni wọ́n pa wọ́n pa Umar ìwọ wá ń sọ̀pọ̀tì àwọn ará ilé ilé ni àwọn ṣíyà ilé ipa ọ̀lọ́lọ́ òfin rẹ̀ Islam lọ́wọ́ padà abadan abadan ní ìsìnbà wọ́n ti pàọ́sáàrí àwọn tí wọ́n ń bú tán pè yàwó Aisha ìyá wa fa tán pè ló ń zìnà ìwọ̀n inú rẹ̀ ń dùn pẹ̀lú wọn ìrìn lẹ́jọ́ ń rẹ̀rin lẹ́jọ́ ń dìmọ́ra yín lẹ́jọ́ ń ṣe gbá ń sàwó àti kùkù bàbá sásùn Allahu so alhamdulillah wọn padà wá rẹ̀yìn rẹ̀ báyìí kọ́ kútìlá àdúwùlọ́ wọn pa ọ̀tá náà yìí wọn yẹjú ẹ̀dà lẹ́yìn gbà yẹn Uthman bọ́n ṣe pa Umar kí ní ẹ̀tì wọ́n mẹ́pẹ̀ ẹ́ bá sì máa pa ogbó yínú a máa pa yín ni o ẹ̀yìn tó bá lẹ̀ ní jẹ́ arọ́nà lọ Uthman ridwanullahi alaihim lẹ́yìn gbàtẹ́ ti ráwọn ọmọogun musulmi júlù ọmọogun musulmi sí àwọn láti lọ bá wọn kìfì ríjà láti lè jẹ́ kí islamu tún spread kágbára islamu tún lọ àwọn kẹsì ń pètè pòrò nínú ìlú láti pa Abdullah bin Saba al-kafir yahudi yahudi ni o wà ní musulmi ó dá musulmi musulmi báwọn yẹn ṣe máa ń ṣe lé nínà ó dá ìmìnà ti ṣe súnnà wọ́n wà fi wà rí láti fi tún yínká eh, abdullahi bin saba bó ṣe lóòtí gba islamu nù mọ́sí gba islamu náà náà ó lọ ọlọ́kẹtẹ́bìn al-ash'af àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sara wọn káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ́ kó àwọn ìjọ agéṣì uthman bin affan wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ́ kó àwọn ọgbà agéṣì ẹ̀ uthman kọ́wọ́ olújẹ́ wallahi nínú tàbí agéṣì uthman kọ́wọ́ olújẹ́ Uthman in kọ́ àwọn fámílì rẹ̀ sórí ìsorípò Banu Umayya ṣe bí Muawiya ó ṣe lè fi ṣe gọ́ọ̀nà Syria kìníkà kìníkà wọ́n ń gbogbo káàkiri èyí tó fi ṣe kìníkà èyí tó fi ṣe kìníkà àwọn Umayya náà nìna wọ́n kọ́ àwọn Umayya àwọn fa àwọn tó jẹ́ àwọn bí àkọ́rí burẹ̀ òun kọ́ wọ́n sí kìníkà nepotism na ń pè ó ní nepotist ní náà wọ́n tún ló ti dágbó ti pé 80 years kò mọ̀ kankan mọ́ ó ti wà hold and senile kò nílà káyìmá ẹ̀yìn Uthman kò lè jọ lójú ní tàbá ń sọ bẹ́ nípa àwọn àfáà súnnà náà aláwọn sálàfù gbogbo ilẹ̀ ní sálàfù ìkúlù kọmìn wà rí bá lùwọ̀ rọ̀ gbogbo ilẹ̀ láwọn tẹ́ jogun wọn níwájú tó yí wọ́n padà kó ránjọ́ padà pé bí 2000 wọ́n wá sí Uthman madi ní Madina àwọn ará Madina gbà àwọn òpọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ náà yẹn tẹ̀tì lọ fógun wọ́n ti lọ síwájú ní àwọn ìlú àwọn kèfèrí láti máa bá wọn jagun khalifa wọn sì wà ní lọ́wọ́ àwọn ilé sì sọ̀ráùndì ilé wọn wọ́n ti pé bí 2000 wọ́n sọ̀ráùndì ilé Uthman bin Affan ọba wọlé tọ̀ wọ́n mọ̀ náà rẹ̀ wọ́n jọ jáde wọ́n jẹ́ kan gbóúnjẹ wọlé fún Uthman wọ́n jẹ́ gbà tó yá wọ́n jẹ́ kan gbómi wọlé mọ́ ìmọ̀ jáde àgé sàwọn lórí ẹwà bú Uthman àwọn yẹn ti kọ nǹkan rẹ́sẹ́ sí Muawiya tó jẹ́ gọ́ọ̀nà Sham kó mọ́ kọ́ ọmọ ogun bọ̀ àmọ́gbà náà wọ́n máa tí wọ́n mọ̀ rin ni kò sí bí i ẹgbẹ́ tó sàrí gbéwà àbẹ́ helicopter àwọn èèyàn ti ń kọ́ mogun bọ̀ wá láti wá defend Uthman àwọn sọ̀hábà Uthman ò gbà kí wọ́n jẹ́ àtúrí àwọn àdínà bẹ ní Madina jọ́nà rọm àwọn Ibn Abbas bẹ̀m̀bẹ̀ Ibn Umaru bẹ̀m̀bẹ̀ Ibn Mas'ud bẹ̀m̀bẹ̀ kí náà ń pè Zubayr ibn Awwam bẹ̀m̀bẹ̀ gbogbo wọn wà ń bẹ̀ àmá Uthman ò gbà kẹ́nìbọ̀ díjá ẹfí wọlé ẹsà mọ̀ wọ́n Ànábì ti sọ fún Uthman ipa àwọn tí wọ́n pa àwọn ọ̀daràn yẹn ni wọn Uthman ti rí pé kò sí òun àwọn sọ̀hábà in tó kèmí ní pé àlémísà fẹ́ kú sójú ọ̀nà nẹ́bí tèmi in tèmi mọ́nù gbogbo nǹkan yóò kú rẹ̀ yín padà kùnkùn sí ètò kèmí sójú ọ̀nà nẹ́bí sáà ní ẹfí mílẹ̀ fẹ́ kú sójú ọ̀nà wọ́n ṣe wọ́n kàdá sọ fún Usman pé ó yá Usman ó yá kó lórí àga khilafa kó ń bẹ́ olóòní kó ń bẹ́ kí nìdí anẹ́bì ti sọ fún yín pé ọlọ́ọ̀bá ó wọ ìwọ Usman sallallahu alaihi wasallam yamil kiyama ayé títí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe ṣeṣeṣe wọ́n pa Uthman bin Affan lẹ́yẹ̀pọ̀lọpọ̀ fìtínà lẹ́yẹ̀pọ̀lọpọ̀ wàhálà ìdàmú tán fi ojú Uthman rí wọ́n ń ka Kùránì lọ́wọ́ wọ́n sì wọlé wọ́n sì gùn wọ́n sì padà lẹ́yìn gbà yẹn Ali bin Abi Talib ó bọ́ síbẹ̀ gbogbo ilẹ̀ lẹ́nà ti yóò kò jọ sọ̀hábà lójú àwọn mùnáfikì wọ́n tún sakamọ́ sáàrin àwọn Muawiya àti Ali wọ́n tún alìlú àwọn èèyàn ti ní goodness and ìmọ̀ jáde against àwọn olórí ti ni gbogbo ẹ̀sìn Islam takọ̀ because kí ní ìmọ̀ dẹ omi o mọ̀ ń dẹ àláfíà inú olórí anẹ́bíwájú yíwa pé fa innahu man ya'ish minkum ba'di fa sayara ikhtilafan kathira fa alaykum bi sunnati tẹ́bá èyí tó bá sẹ̀mí díẹ̀ súnà ní ànẹ́bì ní ẹmọ wáwó ẹjá ṣe protest ẹmọ́já kí ni ojú ọ̀nà ànẹ́bì ń bẹ nígbàtà ànẹ́bì wà Mẹ́kà só ṣe protest oppression wọn ní ṣe fún yín tó lè tó ìtẹ́ṣe fánàbì Mẹ́kà sánàbì ṣe protest ànẹ́bì wà kọ́ àwọn díẹ̀ tó jẹ́ mùsùlùmí wọn náà Abubakar àti Umar àwọn ọgbẹ́ flag kìníkàkìníkan freedom freedom freedom àwọn èdè táwọn kèfèrí ti pèsè yín lẹ́nu òun lẹ́yìn náà ń kákàkiri freedom níbo ni ìtàlọ́ fún yí freedom alhurriyatul mutlaqa ní kí náà ń pè bẹ́ẹ̀ kí náà ń pè ní alhurriyatul mutlaqa just unrestricted freedom ní táwọn yọwa ní freedom of speech tàbí sọmọ́pọ̀ ní freedom of speech nínú Islam ó dáwò ní freedom of speech nínú Islam ó tàbí ọ̀tọ̀ ah anẹ́bí ni pé min husni islamil mar'i tempuhu ma la ya'ni nínú pé mùsùlùmí gidi ní oníkẹta in tí ó kàn ọmọ dá sí mọ́ òbí o ní freedom of i can talk anyhow you can talk anyhow you like man kana yu'minu billahi wal yawmil akhir falyakul khayran ó lè smart in tí islam kọ wà náà wọn ní freedom of speech ìyẹn tó bá nígbàgbọ́ ní Allah ní àtọ́jọ́ kẹyìn kó yá sọ̀rọ̀ tó dáa àbíkọ́sẹ́ kí ni kó panudé tó bá fẹ́ fọyín o lè yanu nítorí ó yà ẹ̀kọ́ kò sí yóò yanu mẹ́wọ̀n tó bá fẹ́ fọnú yóò yanu báyìí tó wá fẹ́ jẹun ní yanu tó bá ti ń sọ̀rọ̀ dákẹ́ o ní freedom of speech ọ̀rọ̀ tó dá ní a sọ kódà ọ̀rọ̀ tó dá ó tún ní màhálù rẹ̀ mélòó ọ̀rọ̀ tó dá tí yíò sọ níbi tí ó yẹ kó ti sọ o ní láti sọ̀rọ̀ mẹ́rin ẹ̀ freedom of freedom of freedom of movement Islam láàgbọ́dọ̀ lọ àwọn bí tí ó dá freedom of expression freedom of ó padà freedom of religion freedom freedom tẹ́gbàdà fi wọ́n ní ọlọ́wọ́ bàdànù tẹ́gbàdà fi sòfò tẹ́ ló sọ fún kọmọ fíyàn freedom pláka àwọn ìbọn wọ́n picture fún yí pé àìjẹ́kẹ́ mẹ́sẹ̀ tó wù yí hun ìmọ̀ deprive of your human rights ni ẹgbó bọ́n ṣe fi bẹ́ẹ̀ bọ́n ṣe fi gba ìtìjú kọ̀ lọ́wọ́ àwọn èèyàn wọ́n sọ obìnrin dẹ́ranko kí nìdí freedom freedom you can also do it what a man can do a woman can do nonsense wọ́n fi gba ìtìjú kò lára àwọn obìnrin wa obìnrin tó yẹ kó wà nílé kó yẹ kó máa ṣe khidma ọkọ tó yẹ kó máa ṣe khidma nílé tó yẹ kó máa tọ́jú ọmọ ká máa bá wa breed àwọn ọmọ gidi ká jáde òdìkọ́ obìnrin freedom wọ́n náà jáde oníkálùkù jáde inú ilé bàjẹ́ ìta náà bàjẹ́ asòfò lé àti sòfò ta gbogbo padà alójútù mọ́ báyìí ìrìn ọlọ́ọ̀bá observe àwọn òfin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala to extent ẹwọ bí àwọn bàrùkà ti ṣe wà freedom ń bẹ lọ sí Saudi kò ní olùkọ́ ló ní freedom ẹ̀wọ̀n ló kọ̀kọ́ ti bá rẹ̀ náà tọ́lọ̀ bá jẹ́ kó rèé bá lọ ní o tán bá bí ọdá gbé kokéèn lọ́bẹ̀ tán bá bí ọdá gbé obì obì lásàkà gbé lọ sí kákà mọ́ ní airport ní Saudi orí rẹ̀ ibi tẹ́tì gèè àti bí kákà àgbé báyìí hmm. ìjọba Saudi freedom wọ́n fún freedom kẹ́lẹ́bà bàbẹ̀ jẹ́ tí àwọn èèyàn mọ́ freedom àti máa ṣe bí ẹranko ká ká má bóbin sísíkúsí ń ta gbangba ká má mutí ká má jalè ká má parọ́ ká má ṣe gbogbo ẹ̀ in tán pè ní freedom ní ẹ islam sí fún freedom tí islam bá fún freedom kí ló tán fi ní pé ẹgbọ́dọ̀ ṣe zina ṣe bẹ́ ní freedom ṣe bẹ́ẹ̀ lára yín bọ̀ islam ní tó bá ṣe zina tó bá jábi lé kọ ní ẹ̀pá ẹlẹ́kọ̀pá ni o bó bá jọ́kùn ẹlẹ́kọ̀pá tó bá jẹ́ ìwọ̀n tí wọ́n tí lọ́kọ̀ tí ò sí ágùn lọ́rùn wọn ẹ̀sìn wọn ní búlálà 100 anẹ́bí islam sí ni anú ọgbọ̀dọ̀ sí ibi tá ti lọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tá ń sọ yìí wípé bí àwọn aláburú ṣe wọnú islam bọ́n ṣe wọnú islam bẹ́ẹ̀ náà ń gbin àwọn nǹkan kákàkiri sínú islam nínú àwọn aburú tó wá jà wá lógun jù ó láburú tasọ́gùf oníkálùkù ń ja gbogbo wọn gọ́ọ̀sù ni wọ́n ṣe gọ́ọ̀sù islam láwọn ojú ọ̀nà oríṣiríṣi àwọn kan ṣe gọ́ọ̀sù islam ní àwọn àdìsọ́kàn súfí já ìsìláàmù lógún ní agbárin àdìsọ́kàn àti níbi agbárin àtàbù ìbádà iṣẹ́ ìbádà fún Allah súfí tún wá pé kúnnà tọ̀rọ ikọ́ kí dáadáa wọ́n wá kó sórí sí ìṣàn tọ̀rọ ikú tó ilẹ̀ àtìjàníyà alkọ̀dìríyà annakshabandiyya alchistiyya asahawardiyya al'ibrahimiyya assanusiyya al-muhammadiyya al-ahmadiyya bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ al-bastomiyya náà wà al-shaziliyya náà wà nafsandiya ó sápọ̀ ìyàyàkúyà tẹ́kẹ̀yà káàkiri àwọn ìyàkúyà orísìírísìí àwọn tẹ̀blíìgì mẹ́rin tẹ́lá wọn kó ti dùn wọn kí yàn kó orísìí ìyàkúyà mẹ́rin pọ̀ ní tẹ̀blíìgì jama'atu tẹ̀blíìgì olórin Muhammad Ilyas al-Kandahlawi a ah, Naqshbandi kọ́dìrí ni chisti ni sahwarandi ni ó lọ́wọ́ súnfí mẹ́rin lọ́gbà ìmọ̀ lọ síbi sàárì àfà rẹ̀ tí ma ń dùn síbẹ̀ tí lọ máa ń ṣe àwọn kíni àwọn irinṣẹ́ súnfí mẹ́ lọ́lọ́gbà tẹ̀bí Muhammad Ilyas al-Kandahalawi tí wọ́n tàwọn tẹ̀blíkì lè mẹ́rin tẹ̀blíkì ìbójọ tẹ̀blíkì lójú rẹ̀ tẹ̀blíkì àwọn máa so ahlu sunna làwọn ilé ìwé ń ṣe tẹ̀blíkì as-salafiyun ahlu àwọn tán tẹ̀lé súnnà súnnà tànẹ́bì ní kejì súnnà Muhammad Ilyas al-Kaddafi imam káàkiri ìfìyàwó lẹ̀ sílé masí rí rí káàkiri ayé al-muhim onípe ṣẹ́rìtọ̀ rí kòtù Tijaniyya yìí ó wá wà nínú àwọn tọ̀rọ ikù nínú àwọn tóòrùn tí fi ń burú jẹ́ jù kó dẹ̀ dín káwọn fáàmì sálẹ̀ pé tọ̀ríkọ̀ yìí kọ́ ẹbọ tọ̀ríkọ̀ yìí nínú believe man wo jẹ́ kàkà brother question ni kàlárí kalẹ̀ nítorí àsìkò wa wọ́n bèèrè question lọ́wọ́ ìkanú àfọ́ òjìríà ibn Badis rahimahullahu ta'ala question ni wípé yadda'i al-muntasibun at-talkhisu su'al wọ́n bèèrè question wọ́n sà al-muntasibun lit-tariqati tijaniyya àwọn tán fira wọ́n ti Ahmad tijani ó ní àfá Ibrahim Niyas kúnjò ni tí Tìjàníyà ti jà ń délé ayé Islam ti lo more than 1200 years kí Tìjàní tó délé ayé láàrin 1200 between that so ti tó 200 years sí Tìjàní kú ní ìjọ́ ní Ibrahim Niyas kú ó sì wà Nigeria ní gbogbo recently náà ní Ibrahim Niyas àfá rẹ̀ ọwọ́ yìí tó ti gba Súfí ní Ibrahim eh, Ahmad Tìjàní tàbátì àbáwọn bú pé 100 200 years ṣe Islam ti wá before then ni bóòlà ilé ó sì wá dé tẹ́yìn wọn ni pé ẹ̀yin Tìjàníyà lẹ́yìn ẹ̀yin tẹ̀lé Tìjàní ẹ̀ ṣáàdá wọ́n ní pé àwọn tán pèpè mara sí tọ̀ríkọ̀tù Tijaniyya wọ́n mọ́ sọ wípé anna qira'ata salatil Fatih ipé kí ẹ̀ka salatul Fatih Allahumma salli ala mamadin fatih ma orílẹ̀-èdè aláàjẹ́ ma ẹ̀ẹ̀ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn mùsùlùmí lè ní wọ́n lè ka salatul Fatih àmọ́ wọ́n lè ka salatul Ibrahimiyya tó ti pé salatul Ibrahimiyya ọgbùdọ̀ kálórì wọn níbi tashahudul akhir pé àwọn ẹni ọya ẹwà kan lọ́sí mọ́sáàtì kan ló gbogbo alábọ́sọ́lẹ̀ ara mọ́mọ́lẹ́bá rí ma tó ti pọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n mọ̀ náà ni salati Ibrahimiyya eh, salati Ibrahimiyya ẹ̀yìn ẹ̀yìn salati Ibrahimiyya ẹ̀yìn àkúrẹ̀ Allahumma salli ala Muhammad wọ́n ni wí ẹ̀yin Salafi yẹ tún dé o ẹ̀yọ́ ma yẹ tún ti dé o yóò lẹ́ tún gbédé yìí in tí ò yàwó yẹ̀ ní pé èyí tẹ́gbẹ́fẹ́ yìí ni tuntun tí wá ní kọ̀dím èyí tẹ́gbẹ́fẹ́ yìí mune ṣebí Tìjàní ló gbede ndo ni ṣe ba nabi lo mi ta wan siwa okay mu kini ka ta wan siwa tí ó sin tí ó sin ma nabi Muhammad sallallahu alaihi wasallam kíni rizo bi ta ba nso bo a ma ri bi ko ti Qur'an àti sunna pẹ̀lú àgbọ́yé Abubakar àti Umar ipe n tawon sahaba gan kan gbọ́yé pa aya yìí kíni di deyin fi ri ṣe be ṣebí Tìjàní ló mu ti wa wọ́n ma nka ki wa pe salatul fatihi o tan hun tí ó sin wes Islam o afdalu min tilawatil Qur'an ó lọ́lá jù ìmọ̀ ka Qur'an yana sittata alafi maburo ní 6,000 times kìí ṣe 6 o kìí ṣe 60 o kìí ṣe 60 o 6,000 ó kàkà sọ̀rọ̀tún fàtí ẹyọ kan ó lórí fún ọdún kó ká Kùránì 6,000 lọ ẹmọ̀ wo ẹlòmílẹ̀ ni wọ́n pa ọmọ ní Nàìjíríà Algeria ní títún sọ̀rọ̀ lẹ́yẹ Algeria ní o Ibn Badis ti kú ní ìsìnkú ṣe kéré bó ṣe wà nínú tọ̀ríkọ ó wà náà tí ra bẹ́ẹ̀ kódà kìí ṣe tí ẹ̀lẹ́ wọ́n máa ń bá wọn tú ni àwọn tí wọ́n bá mọ̀ kankan láàmọ́ sọ pé kò sọ bẹ́ àwọn tán mọ̀ nípa tọ̀ríkọ̀ yọ́n gẹ̀ ah, àfáà sọ bẹ́ lóòtọ́ bàbá yẹn sọ bẹ́ ní tó tọ́ ọ sọ bẹ́ hmm? àmá ẹ wọ́n àbá wọn tún jùkútù wọ́n ni muta'awwalina bi anna dhalika bin-nisbati liman lam yata'adda bi adabil Qur'an ẹ mọ̀ gbọ́ o àwọn mí àwọn pàpọ̀ pẹ́ ẹ́ ní tán sọ ní pé àwọn tẹ́kọ̀ọ́ kakùránì tí wọ́n bá fi ẹ̀kọ́ <laughs> ẹmọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó rìn dì ẹ̀yìn tó ń sọ ní pé àwọn tí ó bá fẹ́ kọ́kà Qur'an náà ń sọ àà ìyẹn tó sọ̀rọ̀ sóyí sí ó túbẹ̀ ta'ulu o correct mọ́mù ṣàwọ́ká ní fi sọ pé àwọn àfáǹkọ́ kọ̀dẹ̀ ajma'u wọ́n ní ìpanupọ̀ wípé annahu la yu'awwal illa kalamul ma'sum wọ́n èyí tẹ́ ta'wilu nǹkan kí bóyá tẹ́ lá kalamul ma'sum ni ọ̀rọ̀ tó ń sọ in tó bá tọ́kalé lórí náà lábọ̀ gbé sí ẹbí alibàtú mọ́bàtú kankan àfútọ́ bá ráwọ̀ kọ̀rọ̀ ìlú pé bí a ti sọ bí ìbọ̀yàtọ̀ sí ẹ̀kọ́ abẹ̀dẹ̀n ìsọkúsọ ló ń sọ pé kòránì ń kọ́ o ṣọ̀látùl fàátì tó bá ka ó lọ́lá jù kó ka kòránì 6000 times lọ ẹ̀kejì ni pé anna ṣọ̀látùl fàátì min kalamillahil qadim ṣọ̀látùl fàátì ó kódọ̀ ọlọ́run ọlọ́run wala yatarattabu alayha thawabuha illa liman i'taqada dhalik ó sì lè ní lada salatul fati àfi tó bá gbà polo ló sọ ó ṣe mélòó méjì ẹlẹ́kẹta ó ní pé anna salatul fati allamaha an-nabi sallallahu alaihi wasallam li sahibi tariqa wa lam yu'allimha li ghayrihi bros tj ẹwà o mi fẹ́ kọ yí ní àsàlátù kan ànábì wá kọ Ahmad Tijani tó kúnjò ní àmọ́ kò kọ Abubakar kò sí kọ Umar bóòlà ànábì ṣe padà wáyé ah abẹ́ mọ́ tẹ́ sọ ní aláni ó gbùdọ̀ mọ́ lálàní ó wá tún nílẹ̀ oníkẹ́ sójú aláwọ̀ fẹ́tẹ́ẹ̀tẹ̀ báyìí pé ń sójú àlá ó ní rárá ojú àlá ojú ayé báyìí ànábì ni wọ́n tún bèèrè pé só kọ́rùn sọ̀hábà ó ní ara kò kọ́rùn sọ̀hábà sí èmi ló kọ́ ẹ́ ọlọ́ọ̀lùmùsàn ẹwọ́ ìláyà bí kí a mọ́ sọ lé ní pé mọ́ sí wà yíò mọ́ kà jílẹ̀ ọkẹ́ ẹ̀yìn alhamdulillah ẹ̀yìn mọ́ fẹ́ fún inú kà pé àná mo ìmẹ́ àtàlébìjọ pàdé níbi post office nẹ́sọ́ yẹ́ sàjọ pàdé nìkan náà ni so ànẹ́bí wa ọwá sọ pé wọ́n ní kí ma kíyín náà wọ́n ní ma kíyín ẹ̀yà ara mọ́sílásì rẹ̀ ní ma kíyín bọ̀ wọ́n ní kí n sọ fún yín pé àsàlátù kan bẹ̀ ẹbọ̀ pé wèrè lọ́kùnrin yìí ni gẹ́gẹ́ bẹ̀ láwọn ẹ̀sẹ̀ mọ́ wà wílé ìnà bà wèrè lẹ́yìn bóòrò sí mọ́ kílìn pa ànẹ́bí wa bá ọ ànẹ́bí wa ń sọ à ìwé èèyàn wọn ni wọ́n ànẹ́bí tó ti pẹ́tipẹ́tipẹ́tipẹ́ ẹ mọ́ gbọ́ ìtúwẹ̀ ìní pé tí wá di ẹmọ̀ kí a mọ́ ẹlẹ́gẹ́ tó pà ànẹ́bí ni ọgọ́rin ẹmọ̀ rí sí ni ànábì sọ pé tó bá di yamal kiyama ànábì ní pé ana faraktukum ila al-hawd ànábì ní èmi ní kò ẹ bá mi ní bi hawd ni ní bi omi abata tolo bá ti pèsè kale fa nabi muhammad sallallahu alaihi wasallam ẹ má gbọ́ ànábì wá sọ wí pé tí ma ti wá dé bi hawd àwọn muslimi wa mo mi ní bi hawd ànábì olo amara o nìkan tí ará ànábì wọ́n àmọ́ dí àwọn kan pé ẹgbọ́dọ̀ wá ànẹ́bí wọ́n ló mọ́ sọ́fúta èyàn mínà làwọn náà bí sí fíyàn mínà ni wọ́n torí wọ́n ti pín oníkálùkù ẹ̀yin tẹ́ ìpìlẹ̀ mùsùlùmí dà láyé ẹbọ́ síbí ẹ̀yin kírísẹ́nì dà ẹbọ́ síbí ẹ̀yin jíù oníkálùkù wà níjọ níjọ yamal kìyàmà lẹ́fi nípa àwọn tó bá wà pẹ̀lú ọ̀dọ́ wọn náà ló wà inú gúpọ̀ náà ló wà ẹmọ lọ lọ́nà in ta fásà láyé mọ́ àwọn káwò ànẹ́bí àwọn mọ̀láìkọ́ ẹ̀sẹ̀ àwọn sọfán nẹ́bí ànẹ́bí o mọ̀ náà sọfán nẹ́bí gbà o ma alimta ma ahadathu ba'dak aw kama yaqulu o ma ta sí lẹ́yìn rẹ̀ badalu wa ghayyaru wọ́n changes ìgbà tó kú tẹ́ àníkà ní ẹ̀ẹ́ àfà sóhkọ́ sóhkọ́ ẹ̀ẹ́ mọ́kúnlọ́ mọ́kúnlọ́ ìtumẹ̀ ní pé àníbí orí tíjẹ náà mẹ́fẹ́ ẹfẹ́lẹ̀ ẹfẹ́lẹ̀ tíjẹ ẹfẹ́lẹ̀ gbà ní yẹ 1200 kìníkà after ìjẹra mú padà wáyé mú wá rí tíjẹ mú wá mú pé mú wá kódà mú fún sọ́lá sùfàtí <laughs> ọ̀rọ̀ àníbí ló fẹ́nu ara ìsọ ilé ipé yàmù kí á mẹ́ tí ó ṣẹlẹ̀ ní ike wọ́n àmọ́ sọ fún ipé o mọ́ àwọn tàà lè àwọ́mọ́ lọ́ntì ẹ̀ gbàtọ́ okú tẹ́ntì ẹ̀ ìtumẹ̀ ní kébẹ̀lẹ́bí sí wà lábẹ́ ìpẹ́ òun mọ́ tí ń ṣẹlẹ̀ lórí èpè ó ti jíṣẹ́ ti ẹ̀ ó ti lọ àwa tó kù làwa ń ṣe ti wa báyìí tágbùdọ̀ mọ́ jẹ́ mọ́ bátà nẹ́bì mọ́ àwa náà kú lọ́la tánà bá ti kú tán àmọ́ tí ṣẹlẹ̀ mọ́ so ilé àwọn àyàtù wa pọ̀ àhàdífù pọ̀ ipa tó wà nínú sàárè o àmọ́ tí ṣẹlẹ̀ mọ́ lórí ayé bóòdó ó wá wá físíkálì láti wà fún ní sọ̀rọ̀ àtìfàtí òun wọ́n bá jà lọ́wọ́n sí káàkiri ẹ̀kínà ìrìnkan ẹ̀wọ̀n ní sọ̀rọ̀ àtìfàtí gbọ̀nkan ní ọ̀dá gbà ọmọ wà láwọn ti pọ̀ jù pé ọkẹ́rẹ́ máa ń takù sí ní iná wà ń bẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé òun ní filọ́lájú náà wàwíyà asìkò ìlọ́lájú àgbákí àti márùn ẹwọ ọ̀rọ̀ ẹwọ ọ̀rọ̀ tó ní ọ̀rọ̀ tó ní agbára àwọn fáwọn ní pé tó bá ti máwà nẹ́bí ọlọ́run tán àtàwọn òjíṣẹ́ ìyẹn tó gbúdọ̀ kọ́kọ́ mú Abubakar nọba gbọ́n tó gbọ́n tó bá ti máwà nẹ́bí ọlọ́run tán àwọn olùlọ azmi ni àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run dákọ̀ àwọn nẹ́bí ọlọ́run the next person Abubakar ló gbúdọ̀ mú Abubakar gẹ́gẹ́gẹ́gẹ́ ló gbúdọ̀ mú lẹ́gbẹ̀ẹ́ wa mú Umar ó wà mú Uthman ó wà mú Aliyu bin Abi Talib radiyallahu anhu ẹwùn kàmáyì ilé wa ní Ahmada Tijani ó lọ́lájú àwọn àrùlíyà lọ tí wọ́n mọ̀ kí ní kan àwọn Sufi tí wọ́n gbà pé wòlíì lọ́lájú ànábì lọ àtòjíṣẹ́ bẹ́ẹ̀ni wọ́n ní pé ànábì lọ́lájú rọ̀súlù lọ ìrọ́lẹ̀ yìí rọ̀súlù lọ́lájú nàbí lọ wọ́n ní nàbí lọ́lájú rọ̀súlù lọ sọ wáyé wòlíì ó lọ́lájú àtànábì àti rọ̀súlù àti kámẹ́rà Tijani ọlájú àníwà Muhammad sallallahu alaihi wasallam ọlájú Ibrahim lọ ọlájú Nuhu lọ Musa Isa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alaihi salatu wasalam so nínú ẹ̀tọ́ wani pé wa annama ni tasaba ila tilka tariqati yadkhulu li jannata bila hisabin wala iqab ìwọ tó bá lè fi ra rẹ̀ ti sọ́dọ̀ Tijani ó wà ìwọ́n tó bá jẹ́ mọ̀ rídi sí Ahmad Tijani gbẹ́sọ́nà sí Ahmad Tijani ìwọ́n ti kó ní àwọn tí wọ́n bèèrè ọ̀kẹ́ mọ́rọ̀ búkà ẹwù kí ẹmọ fún àwọn èèyàn ní ìgboyà àníbí ìṣọ́jọ́ tí sáàbìn Mu'adh kú wípé tó bá ikẹ́ nìkan wà tí sàárì ò ní fún mọ́ ni sáàbìn Mu'adh yẹ bájẹ́ àmọ́ sàárì fún mọ́ mọ́dẹ̀ ríze ń kálùkù ogun tó wákọ́ gbé sínú sàárì ó kọ̀kọ́ gùn tru ìnira kaná ó lè bọ́m̀bẹ̀ kò sí bó jẹ́ nire tó ó lè bọ́m̀bẹ̀ kó tó padà relieved tó bá jẹ́nìrí wà ilá ìyàwó continue ó wà mọ́ bèèrè àníbùn ọjọ́ yẹ́kọ́ bèèrè lọ́wọ́ yí ipé in tó wá sí láì mẹ́lẹ̀ yẹn ta ni ọ̀rọ̀bù yẹn ọ̀rọ̀bù tó òjò sì fún láyé wà láì ò dáhùn ẹnìkẹ́ sọ ma kínan ma dínú wà mà tí lè rọmọdárìkà rọ́jú àdẹ́lẹ́gbẹ̀ẹ́ ó yá wọ́n dán ìbọ́lọ̀ náà tàbí tààlà nẹ́bí rẹ̀ èdè ta ní ó sì wá lè tọ́mà wọ́n mọ̀ pé ìdáhùn yìí bó ṣe jọ pó rọra kéré gbogbo tó gbélé ayé rẹ̀ sí haúlà ìdáhùn yẹn òun ló fi ìdáhùn life rẹ̀ sí òun live life yẹ haúlà Allah ibi tó ti mọ̀ ní tí wà láàbá dé kí ló kọ́kọ́ mọ́ ń pariwo kọ́kọ́ fẹ́ yóò wé rà rẹ̀ náà bóyí wà mọ́tò lọ mọ́tò fẹ́ lásán ìbáyìí kí ní mo wá sẹ́fẹ̀ sí Allahu ní sí subhanallah kí ní mo wá sọ́kàn tí àbí ayé o orí ya mi o ṣebí tí wà mọ́ pariwo eh yes yes tó bá dénú sàárè náà because wàhálà náà fitani fitina ni bó gbá pé yes tí wọ́n kọ́rọ̀ yes ẹ̀ẹ́ ìwọ́n ti dẹ́ ọmọ ọkọ̀ búkà ti ẹ̀rù kò mọ̀ ìzáríkà gọ́jọ́ ìzáríkà Tijani ní tíjẹ́ ní bọ́sẹ̀ bẹ̀m̀bẹ̀ mọ̀dínú ka Tijaniyya ní àwọn ìṣẹ́ ìṣẹ́ bọ́sẹ̀ bẹ̀m̀bẹ̀ wallahi ó lè rí dáun tó bá lífù ayé mọ́rọ̀ búká tó lífù ayé mádínúká ìwọ tó ṣe pé tó bá dí àwọn àyè kan ó lè ṣe ìdáhùn pé mùsùlùmí ni ọ́ ìwọ ló wà dénú sàárè tó wà sọ pé mùsùlùmí ayé gan tó bá dé ìfẹ́ kan mọ̀ pé ni yóò sáré gbogbo yóò sáré chíjà ọ̀tẹ́ ní pàpà Mr. Mayowa Muyiwa èyí tí ń Abdullah Abdurrahman yóò sáré kò fẹ́ because ah, no no no no no no no ibi tí mo wà yìí setting e, kí náà ń gbé kí ní ká setting ni so mi ò lè mi ò lè because Islam dẹ̀ nínú ṣé wọ́n ló wà nínú sáré tó wà ní kí Madinaka ìwọ tó ti páyì rẹ̀ gan-an ò lídì around the around the ìsinmi lọ́wọ́ ìwọ tẹ́kẹ̀ sọ fún láyé pé ọlọ́ni aṣọ́bá tó gbà ilé ìsọ pé tó bá ti gbà pé Tìjàní nínú ọ̀tọ́ jẹ́ ká burú pọ̀ náà nìyẹn because oníkà ti bí ìgbà sí bí Tìjàní yà nínú ma ṣògbówó lọ ma ṣe kíní lọ ma ṣàbú lọ ma ṣe ìsìnẹ́ lọ tí bá dé ní sàárì ẹnìkan lè bí kíní kan kò yá bí pé ohun ọ̀má kíní àkíní àwọn bàbá bá dámà ẹ máa wùkọ́ wo bàtà lọ bá wọn àwọn sọ fún pé kí ló ń sọ fún ọ̀nà sọ fún pé kíní kan owó yìí pé kíní kan àbí kò ẹ̀mọ̀ bí kí ẹ sáà mọ́ wọ́n sọ́dọ̀ àwọn àfá yìí pé ẹ̀rù ń bà wọn wallahi àwọn àfá yìí báyà àwọn èèyàn nífà wallahi wọ́n báyà àwọn èèyàn because àwọn èèyàn láti lè àwọn èèyàn fẹ́ bẹ̀rù Ọlọ́run subhanahu wa ta'ala àwọn àfá yìí sì ìlọ̀ bẹ̀rù Ọlọ́run kọlọ́kan wọn kò sí tọ́lọ́ kò sí tí ó ṣẹlẹ̀ wọ́n ni bàbá dámọ̀ sọ fún wọn pé ṣorúwùn ìmáàmù 16 ní bẹ̀lẹ̀ Yorùbá owó wá fi ra sí píjọ́tì ní 404 wá fi ra 16 wá pín fáwọn ìmáàmù 16 ti bẹ̀lẹ̀ Yorùbá 16 náà lókè àbí 16 náà ni àbítọ̀ ó ní tó bá ti wá di yamal kìyàmà tó bá ti dábá díwájú Ọlọ́run tọ́lọ̀ bá ti wá ń bèèrè lọ́rọ̀ rẹ nípa owó wá mọ̀ sọ fọ́lọ̀ gbé kan lọ bá àfáì ẹgbù ọ̀rọ̀ ẹgbù kíyàn rí Ọlọ́run fín ẹwú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó dá ọ̀rọ̀ kúfúrú ẹsẹ́ kí náà yìí mọ́ fọ́lọ́bà pè náà ó lè máa kọ́ dẹ̀mù máa kọ̀kọ́ dẹ̀mù àwọn èèyàn pọ́ ọlọ́ọ̀bá nífà sí ẹni mọ́ òbí ọlọ́run bí pé ẹ̀yà sọ pé ẹbí ọlọ́run bí abí ọlọ́run bí abí jọ́ọ̀jì ní court láti bèèrè ẹgbẹ́ sọ pé náà sí lọ́yá kíní òun ní ọbọ̀ defend the case yẹn àwọn èèyàn mọ́ ń kẹfà wallahi tàbá mọ̀ sí tẹ́sùn mùkúf ṣídà bí ó ṣe lè ìdúró síwájú ọlọ́ọ̀bá yamal kiyama ẹgẹ́ ló pé yamal kiyama tó bá ń bọ́ iná bọ̀ wá oníkálùkù wàtàrà kulla ummatin jáfíyà oníkálùkù ó balẹ̀ ní wallahi kò sẹ́ntó lè wọ́n àwọn màláíkà àwọn ànábì ọlọ́ọ̀bá oníkálùkù ma pariwo ní allahumma sallim sallim àwọn níbi ọlọ́ọ̀bá wọ́n

ẹ̀yìn rẹ̀rí yìí tó ẹkẹ́ di 2 by 2 fún kó lórí stage 2 by 2 ló ah ìwọ sí ọlọ́nà Allah subhanahu wa ta'ala wọn ló ń bá bí kí wá ní àtọ̀ nínú àwọn olè àtẹ́tẹ́ ìpín ta lọ́lọ́ kí ní àtọ̀ náà méjì tẹ́ ń parọ́ tara yín ẹkà mọ́ tara yín sẹ́yìn ìlú ìjọ́ tẹ́bá tó fi mọ́ tara lẹ́ yíò lẹ́tọ̀ lálàáfíà kama tanra wa kí ni ẹ ń fi ẹ̀sì islam sí ẹ̀yẹ àwọn ilé yìí ń kọ́ àwọn àfáà yìí ń kọ́ in táwọn ilé ti ṣe ó ti times 100 táwọn ilé yìí ṣe in tó lè yìí ṣe ẹgbùn kágbọ̀ bí kéfèé ní kò lè jẹ́ àwa mùsùlùmí ọ̀ kò lè jẹ́ wá àmà ikẹ́kẹ́ fèrí ni èyàn tí ń sun kòránì oníwàsọ́mọ́ abẹ́kíníkà lára gbà lọ́wọ́ àwọn àfá aláwo olóòsà tó ń fi Qur'an àti Islam tó fi ń pàkì àwọn ẹ̀kọ́ nínú Islam ṣe Buhari mọ́ sọ fún ní ohun tó bá di ó ní ìmọ̀ ogun àbá kìíní kò ṣe wà jẹ́nà tí mi wá níwọ̀ ìmọ̀ ogun tó bá di jọ́nà hmm. bàbá kìíní kò àmọ̀ wà jẹ́nà bẹ̀ mi wá nínú ẹgbọ́n mi sí ẹgbọ́n mi sí mú ọlọ́wọ́ bá ẹgbọ́n sí oníkọ́lọ́ ọlọ́run tó bá di ẹwọ̀n kìí àmọ́ ọlọ́kan ọlọ́kọ̀ fọwọ́ tán níbi ìpàkọ́ ẹgbẹ́ amàlàlìjẹ́nà amàlàlìjẹ́nà bóòlẹ̀ òyẹ́ sí gbogbo bá ìgbẹ̀nà tó lọ amàlàlìjẹ́nà ìmìnú wọn ni pé ọlọ́run ti bí ní amàlìjẹ́nà ló ti bí ọlọ́run yóò kàn fàún lẹ́sẹ̀ bá yóò kàn gún báyìí sínú náà báyìí òun kàn yóò kàn inú ti bí ọ̀nà pé yóò kàn gún òun kàn padà kọjá lọ náà ó kàn lọ jásá ìjẹ́nà Masha Allah iná tó wọ́ yàmàlì kìí kódà eré ló pè ọmọ lọ́rin ò lè wọ́ná ìdí ni pé wà jannatin alfáfá àwọn tó ma ń sọ fáfá wọn ní wọ́ná ìkẹ́nsọ́nsọ́ ó ní pé ìjọ tí mo ti mọ̀ pé yìí ní kínàgbè ìjọ tí kínàgbè ó rẹ̀ ní tí ń tẹ̀kọ́ pa mo ṣe rẹ́kọ̀ mọ́ nígbà tí wọ́n rí kéré ọlọ́run sì ti sọ fún wa pé àwọn tán tẹ̀kọ́ nìkan ni wọ́n wà lẹ́nà ẹ́ ó wá hun áyà kan áyà wọn ò sínú kọ̀ọ̀kan nígbò ló ṣe hún náà tilkal jannatu ẹ́ eh? la yadkhuluha illa man ittaqa àwọn tí bá ń tẹ̀kọ́ àwọn ni ó wà ní Janna mo ṣe inú mi kan dùn ní àà èmi náà sì ti tẹ̀kọ́ rí o tí ó túnbẹ̀ ní pé wọ́n tó tẹ̀kọ́ bá ìwọ́n tó ìyẹn tí ó ti ẹ̀jẹ̀kọ́ rí pọ̀ tèmi ọlọ́run in tó ṣe ẹwò ìlẹ́bítà òyìn ti ń bọ̀ àwọn Tìjàníyà Kọ̀dìríyà àwọn Súfí àwọn náà ń fún àwọn èèyàn ní jùrà àwọn níwájú yí wọn pé kò sí kankan ìkan wọn sọ sọ́yìnbòlẹ̀ sọ́yìnbòlẹ̀ ìhì tán pé iṣẹ́ ògínìkà òun náà sọ pé ìwọ tó bá ilé jọmọ̀ lọrin ó lè wọná àfiwọ́ tó bá yá fẹ́ wọná fún àgbẹ̀rẹ̀ ẹwọ́n ní káwọn yẹ bí ẹgbọ́n lọ wọ́n sọ fẹ́ pé lójú tó bá ń sọ fẹ́ kàfà ní tẹ́sí yóò dá kó mi jẹ́ ìyàwó ṣe ti jà ní àníwọ́ ni ẹni ò lè wọ́nẹ́ kò possible ní ilé wọ́nẹ́ láyé kí nìdí ọjọ́ yọ pé báyò báyò in tí àfá àwọn sọ lẹ́nìyàn Ibrahim Niyas ọlámọ́lẹ̀ báyìí ó ní mọ́nàrọ̀ a ní aw yuhibbuni aw kama qala wàmá yóò hébù ní wàmá rọ̀ á ní maulana bọ́sí ma bá yóò kọ́rọ̀ bí jannati lùkùnlì bí lábòhútà ní maulana wà láìlà olò tó sọ lẹ́yìn yóò gbà tó sọ kúfù tó sọ láìlà ìlàlá ó ní túnmẹ̀ ní pé wà mọ́ yóò hìbù ní ẹni tó bá nífẹ̀ẹ́ mi ni yáàsì wà mọ́ lọ́rọ̀ a ní onímọ̀fìmọ̀ kọbọ̀ sí wọn kọ kẹjọ pé yìí tó kọ lásà láfún yí ẹbọ ní o ẹni tó bá lè nífẹ̀ẹ́ mi ìyáàsì wà mọ́ lọ́rọ̀ a ní abúkàn rí mi lẹ́ ó bá lè fojú kàn mí tó bá jẹ́ kírísẹ̀ lẹ́ni wọn tó bá ṣàtìlé rí mi abúkan nífẹ̀ẹ́ ìmídá nífẹ̀ẹ́ ìyásí yóò lásẹ̀lẹ̀ òbí àwọn èèyàn láwọn rí ìyásí lórí lórí street light ni àwọn abúsá táwọn tí àwọn tí wọ́n nílà ká ìpọ́ mẹ́rin náà ìkẹ́ sí gún ìsìn gún sí ìtàlọ́bà ìsìn kún lọ́bà ìyás ìyás ìyás tó bá jẹ́wọ́ tó bá fúbọ̀ okú lẹ́lẹ́bọ ni okú lọ́lọ́sà ní ìyásí lọ́sí àwọn èèyàn gbẹ́bùjọ ìyásí lẹ́bà tí wọ́n forí kalẹ̀ fún lára ọwọ́ mú kọ̀kọ́ lọ sí sùjúdù wájú ọ̀sà ìyá ti báyìí in táwọn ènìyàn gbìn sọ́kàn àwọn èèyàn fún àwọn náà ni olóhùn kẹta kankan láìláìlá láìláìlá muhammadu láìláìlá muhammadu rasulullah ẹbọ ẹbọ tẹ̀lé ẹbọ ibẹ̀ ní ti ń sọ wípé òun lòun fàwọn èèyàn wà jẹ́ náà pẹ̀lú hikmọ̀ òun sì lòun fàwọn èèyàn tó bá wù wọn náà gbogbo ẹ̀wọ́n ní pẹ̀lú hikmọ̀ wọn náà ìyẹn ìyá sí ní yàwọ̀l kìyàmà wọn ni o ma pín gbọ́yára aljanna ah, mo rí pé yẹ̀kú aljanna ìwọ mo rí pé lè lẹ́kú wọn ìwọ̀n náà sí ẹ wo ìláyà ìyá sí ní ọmọ kí o ti jáni ní ọwọ́ rẹ̀ ló ti gba ọwọ́ ó gba ọwọ́ ti eh, ni ìníyàs òun padà wá yà ìyàkúyà ju afáàrẹ̀ ló jẹ́ kọmọ kí ń gbàmí a máa yàrù ìjà fà lọ́wọ́ ó ké súnfí lọ́dọ̀ àfá ó sì gbọ́yé ó sì yàyàkúyà tẹ̀ náà níwájú àfá rẹ̀ so ọwọ́ mọ́ sọ pé tó bá jẹ́ Tìjàní o kò ní wọ iná kankan wàtó fàdùnúbù sigar wal kibar hatta tabi'at so gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tẹ́yẹnyẹ ó ti lọ kódà ẹnìkankan ní bíní kankan fàhálì ndìmájú fiha ghayru munafin li shari'ati àti ọ̀rọ̀ sí kí wá jọ ìwé ẹgbẹ́ yìí iwu Tìjàníyà yìí ǹjẹ́ sí kò wá tako islam bí so ìdáhùn yẹn wá fẹ́ máa dáhùn inṣáàlá a sì dáhùn lè ní ìjòkó tó ń bọ̀ wá tátù fi clear kí nìkan àwọn àfáà olójú àwọn kan sọ pé àwọn àfáà olójú ẹja mẹ́rìndínlógún olójú eh, màálù mẹ́rìndínlógún èrè gbàǹjá mẹ́rìndínlógún eh, kílókù èrè abàtà mẹ́rìndínlógún ah, àánú ìsìlámù ń sin ní àánú ìsìlámù ṣe àmà sí ẹ̀rọlá kíra àánú ìsìlámù ní sí ọ́ àwọn yóò sì mọ́ fi kí ló fi ìsìlámù pè àánú ìsìlámù ń se mí àwùjálù kọ̀wà mọ́nà alà nìsá ọlọ́run tàn yìí ni o ma lò bẹ́ẹ̀ a o aya o káyà Kùránì tí ẹ ká tẹ̀lé Kùránì ittabi'u ma unzila ilayka tẹ̀lé tọ́lọ̀ bá sọ fún ọlọ́run bá sọ pé àwùjálù kọ̀wà mọ́nà alà nìsá ọlọ́run tàn yìí ni o ma lò bẹ́ẹ̀ ẹ̀dájú ìsànjò ní pé àwọn ìkan ní mo lójú màálù mẹ́rìndínlógún sára mú alójú màálù ẹwọ̀n gaba tí ìjára mú kìí ẹ̀nà sọ ni àbí ìmọ̀ pín ogun ìmọ̀ pín ogun ìmọ̀ pín ọfọ̀ ìmọ̀ pín nákàlí ìmọ̀ pín gbogbo fáwọn èèyàn ẹjú ká lọ mọ̀ wọ̀lọ́ ẹ̀sìn láàmì kì í ṣẹ̀sìn nákàlí kì í ṣẹ̀sìn àṣírí kì í ṣẹ̀sìn ogun ká ma yẹsẹ́wò lọ́dọ̀ àfáà iṣẹ́ àfáà kọ́nu iṣẹ́ àfáà ní kó ṣe wá àsìkò báwọn èso dódó ọ̀rọ̀ ládùúgbò kó bá wọn sọ̀rọ̀ tí ń jódòdó ọ̀rọ̀ kò sí bí wọ́n ṣe lè rétí ẹ̀ tó kó máa sọ fún wọn iṣẹ́ àfá àkọ́ni ká máa gbàlejò àlejò tó bá gbà ó fẹ́ ṣe fatuwa fún un fatuwa tó ṣe palẹ̀kùn àfá mo fẹ́ ṣe business yìí àmọ́ mo fẹ́ gbówó lápò ní àrámù ní ọgbọ̀dọ̀ gbówó lápò ah àfá yìí abẹ́ ni o àrámù lówó lápò mọ́ ah, gbà á owó gúrú mi nǹkan mọ́ gbówó gúrú mi ọkọ́ múlé láńtà nǹkan mọ́ gbà kọ́ múlé láńtà eh, síìpù nǹkan mọ́ gbà síìpù àrámù ni in tó ẹ̀kọ́ mọ́ gbọ́lẹ̀ náà wà fáàmù yí tó dẹ̀ fọ́lì ní pé àwọn èèyàn sẹ́ta àti jù àwọn kìíní ẹni wọ́n lá àwọn àfà tí wọ́n trust àfà gẹ̀mẹ́ sọ fún ẹ pé kíní wọ́n ní káàrin mẹ́sẹ̀ yahoo mọ́ àwọn yahoo wọ́n máa ń tẹ̀ sí wa bá alásàlátù àwọn máa ń tẹ̀ sí wa ìmí lè tẹ́ 50,000 lè tẹ́ta wá ní kí sọ mọ́kán mọ́sẹ̀ yahoo mọ́ ìmọ̀ ní pé ìmọ̀ owó àfà ní sọ ní live lórí Facebook àfà òun ní àmọ́ lókìrí pé ah, kí ló tó kí ló tí gbogbo àwọn ọmọ ń bó súnmọ̀ jà lẹ́ wọ́n gbọ́dọ̀ bá wájá nísì ní pé gbogbo àwọn tàkù láti pé àwọn mọ̀ká ti dé o àwọn mọ̀ká Saudi ní fún àníwọ́ o Saudi ní fún alówó Boko Haram ní wó terrorist ní wọ́n o mú wọ́n hun hun gbogbo ẹ̀ ìdí tàbí jẹ́ terrorist náà ni pé àyíò má ṣe jálàbí máa ma sóògùn ma ma dìbàntẹ́ ma kúlẹ̀lẹ́ bọ wà látẹ̀mùtúnná illa wa antum muslimun ìtàbíjẹ́ Boko Haram náà Boko Haram tàbí ìtàbíjẹ́ Boko Haram ní àwọn àmàjọ́lọ́bẹ̀ẹ́ torí lè àwọn òsìntà àti fílẹ̀ inṣáàlá ìmá sọ pé ilé wàzífà àwọn àfáàdẹ̀ ni ẹ kìí sí pé kí ẹ máa sọ fẹ́nú àwọn èèyàn ẹwà wọ́n àwọn àfáàdẹ̀ sí báyìí ìfẹ́nú àwọn èèyàn ni àfáà tó pèsè wá sí ah! wallahi àwọn àfáà yóò wọ́n jùlọ mẹ́rin kìí àwọn àbátá ní tó ṣe tí ò dájú ẹkẹ bá wọn sọ kẹ́kẹ́ sọ fún tó sì gbọ́ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ni wọ́n láyé gbogbo ah alájọ́ ojú ọlá pé ah ah apàdé ní àràfà ní kíní èèyàn gidi ni wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ni àbọ́nù wa sójú báyìí wọ́n mọ̀ ká gbogbo bẹ́bí wọ́n ń kọ yíwọ lónà ọlọ́wà ẹ̀yìn sí ẹbọ́wọ̀ sọ fún yíba ẹ̀yìn sí àgbákò gbogbo tó lè gbéyàn sọ fún wájú ọlọ́bà wọ́lá ìwọ̀n sọ fún yí wọ́n mọ́ yí láì gbogbo ah bàbá àdínì ni wọ́n bàbá wọn ẹ̀mọ̀ ní mọ́sílá sójú mọ́ni wọ́n tún mọ́ yí ríyáwù wọ́n ti fi ríyáwù báyà rẹ̀ jẹ́ alájíkí ní yíká wọ́n mú tí wọ́n lẹ́lẹ̀ àwọ́ ọlọ́bà sọ́rọ̀ fún alájíkí ní yíká àánà mú tí wọ́n wáwọ́ alájíkí wọ́n bá lè ti dákọ̀ rẹ̀ wọ́n láṣẹ̀rẹ̀ ní ẹ̀dàkọ̀ mi sọ́dàkọ̀ tó kí ẹ̀ ń se kí ẹ̀ ń lè kẹ́ gbọ́dìmọ̀ odin táwọn because sọ́dàkọ̀ àkótá nílọ owó ànẹ́bì tẹ́ ń gbà ọ̀rọ̀lọ́rọ̀ àpọ̀ àfá ẹni owó ànẹ́bì làwọn gbà yóò gbogbo kọmọmọ́gọ̀ tẹ́ gbọ́n àkótá náà sánsí kọmọmọ́fìgọ̀ ṣùgbọ́n àwọn ti padà àgọ̀ báyà rí nítorí àpò àfàlẹ̀ ń sankọ ọmọgọ̀sí àwọn òsìbí sísọ́gbù fún ìyàwó wọn àwọn fi ń bálẹ̀ fara lọ à ní bolówà nínú ẹ̀sìn Islam kí n fẹ́ sàdúwà kí wá sanwó fàfà ìbolówà nínú ẹ̀sìn Islam ìbolówà sí fún tó wà lọ́kùnrin bẹ́ẹ̀nà wà bẹ́ẹ̀nà kọmọ kìtà bẹ́ẹ̀nà wà bẹ́ẹ̀nà kọmọ sunna ìbolówà pé kí n tó wá mo fẹ́ sàdúwà o ní wà tún àti owó ìtọ́mọ̀ ń gbé sínú abọ́ àti tí mi ń bí lókùn ń bọ́ lọ́wà nínú ẹ̀sìn ìsìláàmù kẹba bó sínú ẹbí lóòkù ń bọ́ lọ́wà ó mọ́ tàkà rẹ̀ ń bọ́ lọ́wà ká ma náfà lówó lóde ká ma náwà lójú kí yẹ ẹ̀fún mọ̀ tí ní lójú ẹ̀ àmọ́ náà lọ́wọ́ irú kí nẹ̀yìn láìsẹ̀ lérí láìsẹ̀ àwọn wàṣíwá yìí ẹ̀wọ́n náfà lówó rẹ̀ ó náà sọ ìkanu ọmọ orí fídíò kẹ́lá ẹ̀pẹ́ wọn nà ló wá ní púpọ̀ ní ẹmọ́ nà púpọ̀ mọ́ ẹmọ́ náà funfun <laughs> bàbá lù àbí àwọn olè wọ́n lọ́bàá ó wà máa ká ẹni tó máa kí ní kan tó fún ọmọ olùbìnrin pé àwọn ìnáwó tẹ́mọ́ sọ̀rọ̀ kí ní ń ká wọ́lọ́ ìtọ́wọ́ tẹ́lọ mi ń ká ẹnìká ti ń ká kí ní ń pè kàkàkà ìfẹ́ káàmàdì ìtí ń ká kí ní túnmọ̀ rẹ̀ bóòlù ṣe ní sọ́rọ̀ pẹ̀lú pọ́mọ jẹ́ Abdulrahman bóòlù ìtí ń ká ṣe ìjọmọ̀ ìyá àdúníyà kí ló ní sí pẹ̀lú tàǹsọ́lẹ̀ ọmọ sì máa kàǹkà mi àfọ́sí mọ̀ àwọn afẹ́ ìmọ̀ kéwò fi wà sí wákàtí kan ayà náà lọ́lọ́ ìka wọ́lá ìwọ́n ní pa fún yìí in tí sọ̀wọ́ sínú kùrán kò sí mẹ́wọ́n láìkẹ́ ń parọ́ ni ọmọ kí lọ wí bá ń kò sí dáadáa kí lọ wí bá ń wí dáadáa nínú ìrìnká owó yá ọ̀tẹ́ gbówó lọ́wọ́ àwọn èèyàn débi pé nìsí mẹ́ tó bá lọ síbi àwọn ìjòkó mi ọ̀pọ̀lọpọ̀ náà tó bá pẹ́ afẹ́ẹ̀ṣẹ́ ìkọmọ yọ́ sádà ní ọ̀pọ̀ mọ́síwọ́n tó wà lẹ́kùnrin lọ kí ni tí ń dẹ̀mẹ́ táwọn fọmọ ni ọ̀rẹ́ oya ẹ̀yọ́ ní oya wá náwó àwọn ìyá kí ni wọ́n ti náwó látàárọ̀ aliamudu líla aliamu ọpẹ́ yẹwà àwọn ìyá lásà láti gọ́mọ náwó àfáwọn ti gbogbo wíkì yìí a wíkì ti stand about wíkì ti dúó wọ́n wà náwó wọ́n tí ó bá náwó kọ́nà wọ́n sàárà pẹ̀lú ní àfáà yóò di látàárọ̀ àfáà tó wọ́n pọ́lọ́ wọ́n kí lélẹ́ ìtòrí ọlọ́rọ̀ àfá five naira lẹ́yìn náà yẹ́ látàárọ̀ five naira lẹ́yìn náà ẹjù bẹ́ẹ̀ lọ ẹlòmí tó tó ọra sarajọ ẹlòmí gàrí lọ́ra mú wá nílá kódà ẹlòmí rìn ìdáàrin ọ̀nà ó fi wọ mọ́tò kó lè bà rí ẹ̀kẹ́ nàbẹ̀ fún 15 naira yọ́ naira ní kásà fi lọ síbi kẹ́rẹ̀dẹ̀ kó mọ́ ní tún bá àfá alágbà kó pàdé mẹ́ẹ̀ mún tún gbogbo oyin nàìjíríà lè nàìjíríà lè èyí tàn fà ìgbẹ́ sí òtó gbogbo tó tún kù tó ẹkẹ́ tó fi tọ́jú àwọn ọmọ nílé èyí tó ẹkẹ́ fi ṣe kí náà yẹn kan àṣàbátùn ọ̀tún ti gbà yókù tàn tán bá gbà kan ní ìkómọjọ friday tán gbà kan ní kíníkà ìnáwójọ thursday mo gbà ikú ní àṣà látijọ sunday àwọn àfáwà ń yọ̀kẹ́ àwọn òṣìṣẹ́ mọ́ ti bọ̀ ní bódá tí ní ẹmọ gba owó sí wá ń bí tánàbí ti bà wá sí kòránì wà mí gbogbo tí náà wà máa kó bọ̀ wá máa sí mi pé a kódà ànẹ́bì ganjọ́ tí ìgbà náà sàábà ti kọmọ ànẹ́bì ń gba owó kọmọ mọ́gbọ́ ní sí ń gba owó kùnà wọn àfá kódà wọ́n pàkàtà tó gba lórí súnà àná tó gba owó kùnà wọn àfá wallahi àwọn àti gbà ah ìtàwọn èèyàn ṣe ní ìsinmi pé kí ni flow àṣá ní ìtàwọn èèyàn fẹ́ ní àwọn òfẹ́ takọ àwọn èèyàn wọ́n fẹ́ wọn ò fẹ́ ń tí àwọn èèyàn wọ́n fẹ́ sọ táwọn èèyàn ò fẹ́ gbọ́ wàzífà àwọn ànẹ́bí ọlọ́ sí ní ká máa sọ táwọn èèyàn fẹ́ gbọ́ ní tẹ́ẹ̀fẹ́ gbọ́ ọ̀làwó sọ fún ibùkọ́sọ̀ òdòdó àwọn òfẹ́ sọ mọ́ àwọn náà ti àwọn àwọn mítà náà kẹrọ ló máa wùgbẹ́ gbọ́ tó bá gbà ló ń súnà ló ń súnà o àwọn mí náà ti blend ẹ̀ wọ́n ti blend ẹ̀ mọ́ sí wọ́n ti blend ẹ̀ wọ́n ti ń padà sílé ti ń padà sílé ẹ̀kí ilé lábọ̀sí mi oko fúrábì <laughs> ti lókọ́ ti ń padà sílé àánáti àmìjì ní sọ̀lásù fàtí wọn báyìí àmìjì kan wọ́n gbé bọ́ra rẹ̀ sẹ́lúwálá nẹ́bí ilé kẹrí wọ̀ láfà súnà nípa gbogbo àwọn táwọn bídí àwọn ṣe wọn gbogbo kó lọ́nà máa èyí náà máa ṣe wọ́n bídí gbogbo ìtẹ́ láwọn náà ṣe ní ìṣẹ́ báyìí so ẹjíká yí tàwọn èèyàn ẹjíká dá àwọn èèyàn padà lọ sí bí òdodo ní kútùbà wa wà sí wa níjọ sunday ní everywhere èyí tó fi ń sàṣàlátù sunday káàkiri bóyá kìtàbù tàbí dòdò fi ń sàlàyé fáwọn èyí tí wọ́n náà sì gbọ́ ìdádá wallahi ọlọ́lọ́mọdú bá ṣe láti láwọn ẹ̀kùn bí ẹbọ lọ àwọn èèyàn ní wọ́n náà tí mídẹ̀ dúdú sí lára àwọn èèyàn wá ní pé wọ́n láwọn èèyàn wá wọ́n fẹ́ ṣẹ́sì wọ́n fẹ́ bẹ́gbọ́ ọlọ́rọ̀ subhanahu wa ta'ala àmọ́ àfọ́gbà ìdí ni pé tó má ti gbẹ́sìn yé bóò ló ṣe gbówó kùn àwọn àfáà ọlẹ́sìn láwọn èèyàn ìwà aláfà ní méjì tó àmọ́ síse ah tàbísọ́ káfẹ́ síse àfà kódà àfà ìdán tó mọ́ ń gbé bùkátà ní ìgbẹ̀lágbò bẹ́ẹ̀ nínú sẹ́tà àfà tó mọ́ sí ní tàfà bá jẹ àwọn àfà tó ń jẹ́ àwọn tó bá lówó Ibn Mubarak rahimahullah nínú àwọn mọ́ àwọn olè ní owó tí wọ́n ṣúgbọ́ ní ẹ̀sìn wọ́n kọ́ àwọn èèyàn lọ sí hajj wọ́n tún wá sanwó tí wọ́n lò lé ogun táwọn èèyàn jẹ àfáàjẹ̀ àkọ́ mọ́rí tí kọ́ mọ́kọ́ àfáàdà ma náwó sáàgbùgbò ní kí pápọ̀ mọ́rí tí kọ́ ma náwó fún nígbà táfà lọ kí àwọn èèyàn lọ́bẹ̀ lé tó tún ní kọ́ ma náwó fún èèyàn tó ẹlòmí ọpọ́ṣẹ̀ lọ bíbí mọ́ ó ti ẹmí ti ná 300,000 sáfà òdé ọsútù yìí ẹlòmí ti ná 300k lọ́sútù mọ́fẹ́ bí mo tún wá sẹ́yìn ta onítúmọ̀ náwó rọ́kà wá gbẹ́mìnì tanira pampers wa tanira sọmọ wa tanira ogun abẹ́ ẹsẹ̀ yìí tàbí ọkọ́ láàánú àwọn èèyàn tó bí ẹsẹ̀ yìí àfà ẹ̀yìn àfà lẹ́wà yóò ń jẹ kú jẹ alátẹnijì òsì wọn rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ ẹwà ń lọ ẹwà wọn lọ ẹtún bá débi òkú ẹni ẹlẹ́nu kú ẹdákùn tí inú mi dùn èèyàn kú ni a tún ṣe 10 days àbí ká ṣe 7 days àbí ká ṣe 14 days yóò tún wá di wáyé wọ́n tún rẹ̀ létí láti wọ́n tún rẹ̀ létí láti àwọn àti ayá kí ní ó ti kọ́dún kan ẹ̀yìn wọ́dẹ̀ ti fún mi ni ẹ̀sùn bá wo date ẹ̀ o ti pọ́dún kan tí alájì kìíní kò alájì òṣèlú oyin sí ẹ̀bẹ̀ ẹni rẹ̀ ni wọ́n o tún yíyan sí òkè dáadé yíyan sókè bá ti yíyan sókè báyìí ọ o tún lọ gbówó lápá tó gúrú ní o tún ṣe one year remembrance ó tún kọ́nà fáwà ó tún bẹ̀ẹ̀ sí ọmọ fìyà mọ́ ṣe ń se lẹ́lẹ̀ ah àbájú pàtàwà lọ́yìn ẹkú tí ń sun ẹgbá aṣògbà yálàyàwó bí inú báwọn yẹ́ sí gbọ́rọ̀ inú báwọn yẹ́ sí iṣẹ́ òlẹ́sì lẹ́kàmà ń káàkiri kẹ́mà takó sọ́nà àwọn àwọn súnnà àkọ́dọ̀ olè pàdé mi bíbí sọ pẹ́lọ́lá o àkíní olè pé àfá lórí ilé àbẹ́ <laughs> ní sẹ́tẹ̀mí ìṣẹ̀lẹ̀ mi ń kalẹ́ntẹ̀mí ni ìṣẹ́tẹ̀mí ṣe mú àwọn ṣiṣẹ́ ti wá ní àwọn ìníká àwọn wá pé ká mọ́ ṣiṣẹ́ gan ká tún mọ́ ríbi fún àwọn èèyàn bẹ̀ ni kẹsẹ̀ yóò táwọn èèyàn tún lọ ṣiṣẹ́ káwà tó wá mọ́ gbà